الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وراءه بعد السلام عليكم ورحمة الله وبركاته so أشياء لي نيانا نقوى أصعب نقوى شرك الطاعة أتى شرك المحبة دعوسا لي دعاء فهمه تجيك مجد ومن كمي أشرك سي واني أشرك الأكبر وشرك الأصغر òun ni wọ́n ni akbar òun lè tó ṣe pé tí ẹ bá kú lórí ẹ̀ èyí ó ṣe gbére nínú náà ashirikul asgar wọn làwọn tó ṣe pé èyí ò ní ti jáde kó nínú islam àmá ó léwu gan fún yàn tí ẹ wà lórí ashirikul asgar rẹ̀ a ní ẹlẹ́ẹ̀kẹta am eléyìí náà shirikun onáńpẹ̀ ni ashirikul khafiyyu ashirikul khafiyyu yìí náà òun náà wà nínú asgar aha ṣùgbọ́n wọ́n pè ní ashirikul khafiyyu ìdí ni wípé ohun tún pamọ́ tí ẹ̀ ó pamọ́ gan ní pé bí méjì ni a lè pín ẹ̀ sí alákọ̀ọ́kọ́ ohun ni ká pé riyaun yu'tabaru shirkan akbar ó ní riyahu kan tó ṣe pé ẹnkí àti riyauna nínú ashirikul asgar lọ́wọ́ riya aha nínú ẹ̀ bóyá kẹtẹ̀ sọ díẹ̀ nínú wọn nínú ẹ̀ ní kí ẹ mọ́ búra

tààfíìrùn bẹ̀rẹ̀ ilé shirkul akbar ni shirkun akbar ìwé kì ní ẹ̀ gẹ́gẹ́ yóò affect yóò síṣẹ́ lára rẹ̀ because ogun àà ah, ìkanú àwọn ọlọ́run tó ṣe ni bó ẹ̀ so nínú ẹni kí ẹmọ nínú àwọn shirkul asgar náà ni kí ẹmọ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó pé bí ẹbọ ni bí kí ẹmọ ni pé ma sha Allahu wa shi'ta in tọ́lọ̀ bá ti fẹ́ àti tẹ́yìn bá ti fẹ́ ìgbàtẹ́nìkan sọ fánà nabi sallallahu alaihi wasallam anabi ni pé a ataj'alani billahi niddan tí ó fẹ́ fi mí ṣe ọlọ́wọ́ bá ni kúl ma sha Allah wahda mm sọ pé ntọ́lọ̀ọba nìkan bá ti fẹ́ mọ́ ni tọ́lọ̀ọba àti àtànẹ́bì bá ti fẹ́ so ànẹ́bì ò fẹ́ kán kó ń kẹ́ẹ̀kẹ́ mọ́ lórí kẹba ìkẹ́ ní à ntọ́lọ̀ọba ti fẹ́ àti tẹ́yìn bàbá wa bá ti fẹ́ ni ara bá ń kọ́ o ntọ́lọ̀ọba bá fẹ́ ni o dẹ́n olúwa fún kọ illuminati bọ̀kọ́ a máa lóókọ bí pé yóò mọ́ mí pé yẹn ń ṣe tẹ́síwẹ̀ lómi pẹ̀lú ọlọ́run ọba àbíkẹ́ mọ́ ní pé ah tí ẹ bá ń sọ láògùn ẹni ìyìnbá ti kú

ó wá ní kàtọ́ sí pé ó ní ríyáún yu'tabaru shirkan akbar ó ní ríyáù kàtọ́ sí pé ẹbọ́nlá lónà ríyáù lónà lóòtọ́ but ẹbọ́nlá ni ó ní huwa alladhi yakunu hafizan 'ala al-'amal ó ní irú ríyáù kàtọ́ sí pé bóyá obi ó kàmọ́ encourage lórí kí ẹ mọ́ síṣẹ́ fa idhan 'adama la kìí ṣe pọ́n wùlẹ̀ ṣe ìjọsìn yẹn torí ọlọ́ọ̀bà tẹ́lẹ̀ náà kìní kan ló kàn tí ọ láti ṣe fàìdàn àádẹ́mà a tí ò bá ti wá ṣe kìní yẹmọ́ bí motivator kan yẹmọ́ sọ láyá àmàlù sọ̀hìbòhù irú ẹni bí wà ní ṣe kankanmá wọ́n ni wàhúwà ríyá olùmùnàfikì a mùnàfikún wọn wá mọ́sílásí nítorí ọlọ́wọ́ a mùnàfikún wọn ò ka Kùránì nítorí ọlọ́wọ́ bá wọn ò ẹ̀ lè mọ́ ríwọn pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam nítorí Ọlọ́run ọba ó ní kìní kan táwọn fẹ́ mú ti wọ́n ni tí wọ́n bá ti wọ́n kìní yẹn wọ́n àmà lọ rán ni pé ìtorí ẹ̀kọ́ wàlhádà lam yakunu yahrisuna ala huduri al-isha'i wal-fajr ló fi jẹ́ pé wọ́n èkí ń rí bí wá kírun ìṣá àti ìrun súbúhì nínú ni ẹ̀wọ́n èkí ń rí bí wá kírun ìṣá al-fajr lànẹ́bí fi ń sọ pé sallàsálàm athqalu sọ́lá ala al-munafiqin al-isha wal-fajr irun tí fi ń wúwo jù fáà munafiki a òun náà ni irun isha àti irun al-fajr irun subhi nítọ́lọ jẹ́ káwà kíta ní ìsìn ó wúwo gan fún wọn ìdí ni wípé ní táìmù isha òun ti ń kùn ó fẹ́ lọ sùn ẹwà ni ó wá kírun ah wo afá a mọ̀ jẹ́ ń pọ̀ ó tún di àsìkò àṣùbá ń fa oún sùn lọ́wọ́ ẹwà tún ní kó tún wá kírun ìfẹ́ pẹ̀lẹ̀ rẹ̀ lómi lórí ọ̀lá a ní láti sọ́ra fún àwọn ìwà tí ó bá jẹ́ èyàn ní pé bí àmúná fi kí lẹ́yìn wà máa wà tó ṣe pé yóò fẹ́ jẹ́ ibi kan máa fẹ́ máa síyàn máa bí kan kí èyàn máa rí bí múná fi kí díẹ̀díẹ̀ wàláhì ó léwu gan ẹjá sọ́ra fún so òun ni ọ̀rọ̀ débìtà ti rí yẹ ibi afkọlù sọláti alẹ́lì munafiki alìṣáwú wọlfajar irun tí fi ń wúwo jù fáwọn munafiki ìṣáì àti irun alfajari li'annahu lam yujad anwarun fi dhalikal waqt fayaf dohun so ìdí ní pé kò sí bí a bí nígbàyẹn kò sí bí nǹkan tí ó fi rí náà wá sí mọ́sálásí nígbàyẹn àwọn agbègbè jáfẹ́ kan wá lé lọ́lọ́fin sọ nínú Kùránì pé wà idha qamu ila salah ṣẹ́rá mùnáfikí yíò tán bá dìde tán bá láàá fẹ́ kírun qamu kusala wọ́n dìde gẹ́gẹ́ bí ọ̀lẹ ni wọ́n dìde ní dìde òròjú yàbẹ̀ kí ẹ̀fẹ́ kírun kúsà sojú bákan riya an-nas aw yura'una an-nas tí wọ́n tún máa ṣe riya ní irun tẹ́tún kíyàn àkọ́kọ́ wọ́n dìde kùsáàlà lẹ́ni tó jẹ́ ọ̀lẹ wọ́n tún wá dìde náà ní dìdìde kárí mi náà ni ẹsà rí ẹsà rí pàtí kí ah, wọ́n ẹwọ́ ẹwọ́kún kí n torí àwọn èèyàn náà ni ó ní kí ní kẹta fẹ́ gbà ní a ah, wala yadhkuruna Allaha illa qalilan irú ni wọn ò ní rántí Ọlọ́run bá àyàfàsíkò díẹ̀ tọ́má ti kí wọn tọ́bá ẹlòmí assalamu alaikum tila ni ẹ ibùlò ń kéèsẹ́ pó ní kìní kan pàtó tó fẹ́ sáré lọ sí o kéèké bóyá mọ́tò kan wà tí ó jálẹ̀ àbí kìní kan wà tí ẹmọ̀ tó ṣe kí o lè mọ́ ṣe àfikáàrù lọ wáṣà ti kírùn tán mọ́sílásí ń jó lára ní kò fẹ́ wánà ó lè wá délé kó alọ́mọ́ fún ọkọ̀ wá nà kalẹ̀ sórí a máa wo nǹkan tí ó sàǹfàní fún lórí o èyí ń pè rẹ̀ àwọn kó wájú kó sí mọ́sílásí lọ́nà fi ní wala illa qalilan ṣe bíbí tó bá ti ń jòkó sí mọ́sílásí ló ti máa ráwọn èèyàn correct ẹ ṣe bẹ́ẹ̀ ló ti máa ráwọn èèyàn tán máa sọ fún ká ah, afẹ́ ilé yóò dá o ilé tàbá ń ṣe ilé yóò à iná ní o ilé eh, ẹjá máa ṣe o ìwọ tó ṣe pé kí á o ti sálọ o ti lọ gbé ẹ̀pì sí nínú yàrá o ti lọ wo youtube àwọn fídíò tó ṣe ó tún àlọmọ ṣe láwọn ọba àwọn kí ni ẹ ń kọ́ o ní irú àwọn ìwà àwọn munafikú ni ẹni ẹ so ẹ jẹ́ ká wo àwọn kẹmẹ́ta yẹn ẹ ká ṣọ́ra fún àkọ́kọ́ kí ẹ máa dìde kí ẹ máa kírun ní kírun wọn ní àkí àǹkí gẹ́gẹ́ bẹ̀rẹ̀ làwọn ìjọsìn mi o àwẹ̀ wo àwẹ̀ iná ẹ̀ eh, tí bá ń ṣe pé kíní kọ́lọ́nkọ́ sanu wa náà ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹjí ká ṣe zikir dáadáa zikirun shari'iyyun ala waj'in mashru'a zikir tó bá shari'a mu ni lójúpọ̀nà tó fi bá ṣẹ̀rí àmù ṣe yí máa yàbí so tàbí kínú tán àwọn àtkáàrì tó àtúparí kìdí náà àtkáàrì sọba àtkáàrì masá ló jẹ́ pé ẹ má jẹ́ kí ahán wa kó mọ́ dúó tó bá ti rí pé ó ti ń sàtí ẹka wọ́n bí kẹrẹ àtẹ́kẹ̀kẹ́ ogun jọ bí kan ما شاء سبحان الله بحمده سبحان سبحان الله العظيم gbé Qur'an اقرأوا القرآن àwọn tó dá nam wọ́n ní pé ẹlẹ́kejì ni riya'u awriya'u al-arid lil-amal ó ní awriya'u kan tó ṣe pé al-arid lil-amal ni ó ma ń sẹ́rí wá bá iṣẹ́ ni ó ṣe kí ní yẹn torí ẹlòmí lóòtọ́ láti pẹ̀lẹ̀ nítorí ọlọ́lọ́ ka an yakuna al-insanu ya'malu 'amalan khayriyan gẹ́gẹ́ kanife bí àpẹẹrẹ ẹnìkan wà tó ń ṣe iṣẹ́ tó dáa walakin yuhassinuhu min ajli an yumdaha alayhi àmọ́ ó wá di pé bẹ́ẹ̀ sí ni máa ṣe iṣẹ́ yẹn dáadáa ó ti ṣe lọ ó wá ti ń wò mí ó ń ṣe dáadáa káwọn èèyàn lè bá ṣe kíni káwọn èèyàn lè bá máa yìn wọ́n ni fa hadha yakunu 'aridan 'ala eléyìí ó ń ṣẹ́rí lọ bá iṣẹ́ yẹn ni

so wípé ó ṣe tún yẹ nítorí wọn yẹ irun rẹ̀ ti bàjẹ́ yes ó tán yẹn kò dẹ̀ sẹ́yìn tí ó sọ fún pé lọ́tún rẹ̀ kí àmọ́ irun rẹ̀ ti bàjẹ́ àmọ́ tó bá bàjá kí ni ẹgbẹ́ wá oní ara ó gbà ọlọ́mọ kí fún ó ń bàjá ẹ sájọ ń bára yín jà kódà tó bá ṣe ṣe ṣe tẹ́ fi kírun tán yùkọ́ ṣe tọ́lù ní fiọlẹ̀ yóò mọ̀ gbé wá fún ni pé àwọn èèyàn wọ ọ̀sẹ̀ ẹ̀yìn ó sáà ń mujahidun gẹ́gẹ́ bí sheik abdullahi bin abdulrahim al-bukhari ṣe sàlàyé kẹnu àwọn afẹ́sìn anta mu'tabarun mujahidan you are considered as a mujahid because o oh, submit fún shaitan ló jẹjọ fa kẹbi kí mú tán ni àmọ́ submit but àwọn wà tó submit fún ara ẹ pé shaitan ti bí wá ìwọ̀n náà gbá bẹ́ pé wo so o gbà o ṣe kí ni o ń bá shaitan jà anta tó tabar mujahidan fi sabilillah ló jẹ́ kí ẹwàmọ́ òdúwà tánà ìbílẹ̀ àmọ́ ṣe ẹwà òdúwà ò dúwà yìí ó ṣàǹfàní gan ẹ jẹ́ ká mójútó ó ní pé allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam a wa astaghfiru wa astaghfiruka lima la a'lam ó ní pé sẹ́rí ìgbàmíwà tó ṣe pé ẹbọ ó mọ́ wà hidden gan tó ṣe pé èyí ó ti kó sí shirk wallahi ní ọkọ̀ ṣe níbi tó wà hìdí ni ṣirkun khafiyun ṣirkun khafiyun ìwò dẹ̀ nímọ̀ kò tí kó sí ṣirkun wó mọ̀ wípé ah mashallah lànàbí fi níbi ká mọ́ sọ wípé allahumma inni a'udhu bika a ọlọ́ọ̀bá mo wá ìṣọ́ rẹ̀ o an ushrika bika ipe kí n lọ síbẹ̀ pẹ̀lú ọlọ́ọ̀bá wa ana alam tí mo dẹ̀ mọ̀ mọ́ tọrọ lọ́wọ́ hey in tí wà jẹ́ kí n padà lọ síbi ẹbọ lẹ́yìn gbà tí ó ti mọ̀ pẹ́bọ ni ilé àwọn yẹ̀míwò bàbẹ́ bá ń yẹ̀wò tí mo ti mọ̀ pé bọ́ ní kí ẹ máa lọ yẹ̀ nǹkan wò kí n gbà tán sọ kí n gbàwọ́ mọ́ bẹ́lọ ọlọ́mọ́ jẹ́ ní padà síbẹ̀ mọ́ wò wa astagfiruka ọlọ́mọ́ wá ń tọrọ àforíjì lọ́dọ̀ ìwọ Ọlọ́run Ọba a lima la a'lam níbi àwọn nǹkan tó ni mo sì ti kó sí so nínú ẹni ẹ lè fi kún pé innaka ta'lam ọlọ́ wala a'lam èmi ò ní mímọ̀ wa anta allamul ghuyub ìwọ dẹ̀ lọ́ba tó mọ̀ tó pamọ́ ìwọ lọ́ba tó mọ̀ kọ̀kọ̀ nínú ẹ̀rẹ́ ni allahumma alhamni alhamni rushdi wa a'idhni min sharri nafsi ọlọ́wọ́ba fi ọ̀nà mami a kọ wá sọ mi kò ní bí aburú ẹ̀mí ara tèmi gẹ́gẹ́ fúnra mi because ẹ̀mí wa bẹ́ẹ̀ ni a gẹ́gẹ́ fúnra wa èyí ta fi ń ṣàbúrú fúnra wa ló pọ̀ jù láfimọ́ntọ́ ọlọ́wọ́ pé wa min sayyi'ati a'malina min shururi anfusina a ma wá ìsọ̀lọ́wọ̀ bá kò ní bí aburú ẹ̀mí ara wa ẹ̀mí ara wa ti wá fún ara gẹ́gẹ́ aburú tó ń pa wá láṣẹ ká mọ́ sí táwà náà sí yẹn ẹjẹ́ ká mọ́ wá sọ́lọ́wọ̀ bá kún bẹ àti níbi àwọn iṣẹ́ tí ó dá ti ń bẹ ní wa nínú ẹ̀nà ni allahumma fatira samawati wal ardi ọlọ́ọba wọlọba tó dá sánmà àti ilẹ̀ rabba kulli shay'in wa malikuhu wa malikahu ọlọ́wọ́ bá rabba kulli shay'in ọlọ́wọ́ gbogbo nǹkan wa malikahu ọlọ́ba tó ní kápá gbogbo nǹkan

kí ó dákùn kó ṣe àlékún àánú fún ẹni kọ̀ọ̀kan wa so lẹ́yìn gbà tí a ti mú ìyẹta insha Allah al èyí tó kù tí a òun náà ni a al-kufur kufran pé al-kufru méjì tí ó wà a ti ṣàlàyé tẹ́lẹ̀ níbi ọ̀rọ̀ sheikh abdulaziz bin abdullah bin baz bọ̀ wọ́n tún mú wá igéìn nínú tírata ń ṣàlàyé ó tún láwọn àlékún kọ̀ọ̀kan tí ó tún wà tí a tún ṣe ní ibi ilé iná so an bí Allah subhanahu wa ta'ala kó masa ṣe dáadáa fún ẹni wa هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته